نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم آه إن شاء الله تعالى تسواج آه، تراتي عن كفوة ترى تكحيل العينين بشرح عقيدة الرازيين تي الشيخ بيد ابن عبد الله بن سليمان الجابري rahimahullahu ta'ala rahmatan wasi'a so Shaykh Ubayd rahimahullahu ta'ala wọ́n sọ mí báyìí pé níbi tó ti ń sálàyé ọ̀rọ̀ imamain aljalilain wa ahlul kaba'iri fi mashi'atillah so wọ́n fẹ́ sálàyé ìtumọ̀ gbólóhùn yìí alaikum salam wani wa ha huna su'alun wani níbi báyìí ìbéèrè kan wá wá wani hal hadha alwa'idu fil ayati wọ́n ní ìlérí tí ń bẹ nínú àyà yìí wọ́n ní hal hadha alwa'idu fi al'aya sí ìlérí tí ń bẹ ń bẹ àyà yìí yatadammanu ash-shirkayn so kó ẹbọ méjèèjì sínú so kó ẹbọ méjèèjì so sínú so ìlérí wo náà ni inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' so wọ́n ní àyà pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní láyéláyé foríjì ẹni tó bá sorogún pẹ̀lú rẹ̀ so a sọ pé láyéláyé foríjì yìí tó bá ṣe kíni tó bá kúlé lórí ni o torí pé torí àhàdíta Nabi tó sọ pé kíni man laqiya Allaha la yushriku bihi shay'an so wọ́n wá sọ níbi hadithi pé Ọlọ́run Ọba ò ní láíláí foríjì kíyàn sorogún pẹ̀lú rẹ̀ an yushraka bihi wọ́n ní hal hadha al-wa'id sí ìlérí yìí náà fil aya níbi aya yìí yatadammanu shirkayn so kó ìran shirku méjèèjì sínú náà sí ìran shirku méjèèjì náà ló kó sínú tafassahu ẹ̀sùn díẹ̀ ẹ̀sùn díẹ̀ sí aha so wọ́n ni ashirkain al'akbar wal asghar aw al'akbar faqat àbí ṣe shirku al'akbar nìkan náà ló kó sínú wọ́n ni wal jawab wọ́n ni èsì fún eléyìí wọ́n ni anna al'akbar ni wípé eh, shirku al'akbar la yaghfiruhu Allah so Ọlọ́run bó ní foríjì o azza wa jal liman mata alayhi fẹ́ni tó bá kú lé lórí wa hadha la ishkala fihi eléyìí kò sí ìrújú ńbẹ̀ kò sí ààyè méjì ń pa rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí pé ó dàrú mọ́yàn lójú wa innama al-khilafu fil asghar ibi tí khilafu wà níbi òun ni níbi shirkul asghar wa qad haddahu al-ulama àwọn olùmọ̀ ti wá sàlàyé rẹ̀ bí annahu ní pé in tó bá jẹ́ shirkul asghar nìkan tó sì pé ma kana wasilatan ila shirkil akbar in tó jẹ́ pé ó jẹ́ wasila in tó jẹ́ pé ó lè lìdì sí shirkul akbar in tó lè jẹ́ okùnfà fún shirkul akbar wani walam yusrif sahibuhu min ibadati shay'an li ghayri Allah ẹni yíò wá kìí sí pé ó wá sí nǹkan kan mí tó jẹ́ ìjọsìn ó ṣe fẹ́lòmí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba kò sí but kí ní yẹ jẹ́ okùnfà sí shirk eléyìí náà dẹ̀ túnmọ̀ ìtumọ̀ tí Sheikh Yahya Nahari tí wọ́n ṣàlàyé nígbàtí wọ́n kéwú lọ́dọ̀ wọn so nígbàtí wọ́n ṣàlàyé shirkul asghar àwọn sọ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ò ṣe ní wàsílà so yí tọ́lọ̀wọ̀ bó ṣe ní wàsílà so tí yẹn wá ṣe ní wàsílà so àwọn kan tọ́lọ̀wọ̀ bó ṣe ní wàsílà kí yẹn sọ wọ́n di wàsílà so òun ni definition

so kí ẹ ma lọ àwọn sàárè kí ẹ lọ mọ́ belon so eléyìí bídáà ni ṣírkù asghar ni so bídáà ni ṣírkù asghar ni so kí ló dé torí pé ìjọsìn tí annabi sallallahu alaihi wasallam tí ó ṣe lófin ni torí pé annabi sallallahu alaihi wasallam ó fi àyè specify du'a so annabi sallallahu alaihi wasallam ó specify àyè fún du'a gbogbo bí ta bá wà so lè yẹn ti lè bẹ̀rọ ọ̀bá tí ìbá ti sáyẹ̀ ẹ̀gbìn so kí wọ́n specify àyè kan èyàn ní bùkátà fẹ́rì in tó kàn wà nínú pé ok àwọn àyè kan lọ́lá ju àwọn àyè míì lọ àbí àwọn àsìkò kan lọ́lá ju àwọn àsìkò míì lọ so gẹ́gẹ́ bí pé ah, bainal adhan wal iqama ẹni tó bá sì fẹ́ bẹ Ọlọ́run bá ń tòótọ́ ẹni tó bá ní nǹkan lọ́dọ̀ Ọlọ́run bá tòótọ́ èyàn máa mójútó àwọn nǹkan yìí pé ànábì ní time báyìí ànábì lóru

so ayé tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti ma ń gbàdúwà ní gẹ́bí ọlọ́wọ́dọ̀ so àbí àwọn àsìkò so àbí àwọn masajid mẹ́tẹ̀ta so but kò wá sẹ́rì fún pé sare ní pé sàárè o ní pé kí ẹ̀lọ́mọ̀ sàdúwà ń bẹ̀ ìmọ̀ mádùá gbà ìmọ̀ mádùá yá so kò sẹ́rì so kò sí ẹ̀rí kódà in tó tún wá nípa sàárè ní pé kí yẹn mú ní masajid kí ní túnmọ̀ masajid ní pé kí ni kí yẹn má mú ní àyè tí yẹn ti máa ṣe kí ni àyè tí yẹn ti máa jọ́sìn so kí yẹn má mú ní masajid kí yẹn mú láyè tí yẹn jọ́sìn so in tó tún wá nìyẹn so bídà ní tí ò lẹ́rìí ni so in tí èyàn fáyè fún kí ní yẹn òjíṣẹ́ Ọlọ́run bó fún láyè kódà ní tásún ní pé èyàn gbọ́dọ̀ ṣe láyè yẹn so bídá ni àti ṣírkù asghar ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ti jẹ́ eh, wàsílà fún sí ṣírkù akbar ọ̀pọ̀lọpọ̀ èèyàn èyí tó pọ̀ ń gẹnu àwọn èèyàn kódà èèyàn lè sọ pẹ̀lú jazmu pẹ̀lú in tó dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èèyàn mọ̀ o tẹ́ ma ń lọ síbi sàárè lọ́gbàdọ́ àwọ̀ wọ́n ma ń pè àwọn tó wà nù sàárè náà so kódà èmi ẹmọ pé hadu ìmá tèmi lèmi fi ń sọ èyìn sọ pé gbogbo èyàn so èyìn sọ pé gbogbo nǹkan but ní àwọn tèmi mọ́ o tẹ́ mọ́ lọ síbi sàárè báyìí kódà yìí lè sọ pé nìkan báyìí lè lè gbẹ́rajọ bídá àlè lórí so in tèmi alladhi adinu Allah bihi in tèmi fi ń jọ́sí wọ́n bá ń pé kulluhum mushrikun gbogbo wọn ni wọ́n so torí pé wọ́n ń bọ sàárè ní reality àwọn lè ń bọ sàárè ní ẹmọ́jọjọ́ se nǹkan ọ̀ká fi ṣe di mú nù ọ̀ so bí yíò bá ká èyàn mọ̀ ká lọ mọ́kànlá kò sí ní sí ìwó so in reality so so ke èyí fi emphasize ibo ṣe jẹ́ wàsílà sí kíni sí ṣírkù akbar sí so eléyìí náà ó kálukú lòun lè sọ pé ah tọ́ àwọn tó mú náà máa so but èmi máa ń wò pé kí àti ẹ̀rẹ́ ni tó yí pé òun kàn lọ ń sàdúwà bí sàárè lásán ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma rí wọ́n ma ń lọ bẹ yàtọ̀ sí pé wọ́n kọ̀kọ́ tọ́lọ́run náà wọ́n fi síwájú o so but in tí ó yé wọn ni pé ọ̀rọ̀ ọba ní kíni ana agna ana agna ṣùrọ̀ká ya ani shirk so ana agna ṣùrọ̀ká ya ani shirk Allahu akbar so mi mo partnership so ó tọ́ ó fọ́lọ́n síwájú ni ó fọ́lọ́n sẹ́yìn ni sọ́lọ́n ọbọ̀ fẹ́ so but bídá ni àti ṣírkù asghar so kí èyàn sọ́ra gẹ́ so that èyàn ní èyàn ní pé tí àwọn ọ̀fọ́ pè ní ṣírkù akbar so kódà kí wọ́n mọ́ wo pé ah, ẹn kí wá ni ó yẹ kí èyàn pè ní ara so ta ló sọ before wọ́ pé ṣírkù kìíní ṣe wá rélé yìí ni ẹ mọ̀ katira àwọn sálàfù mi gbà mí lẹ́ẹ̀rí nínú àwọn sálàfù mi tó kó àbí nínú àwọn olùmọ̀mí tó jẹ́ ní eré tọ́kó sí nǹkan báyìí so kódà nínú àwọn nǹkan táwọn ẹlòmí tí wọ́n takò Ibn Taymiyyah sí ni so inú àwọn nǹkan tẹ́lòmí takò Ibn Taymiyyah sí ni so ní pé á ah, Ibn Taymiyyah kò bàbàrà wọn olìyà Ọlọ́run ẹ kí wà ní òfin bàbàrà wọn olìyà Ọlọ́run oníkẹ́yàn so tí a fi ń bàbàrà wọn ní kí ẹlọ máa sàrọ̀ àǹsàrí wọn ọgbùgbélé náà lẹ́wàá rí láyé sí ẹ̀rà àwọn èèyàn náà tán bá dé sàrẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n lẹ́ kí ànẹ́bì ni kẹ́ sàdúwà ni kẹ́ eh, sálámà ni so kẹ́ kí ànẹ́bì kẹ́ sálámà sábákiri kẹ́ ṣe sọlá ànẹ́bì báyìí àfáà so níbi títí ń kọjá gbogbo ẹ̀ náà ni ó ti máa bèèrè wọ́n ní kẹ́ sálámà ni so a ń bèèrè tàà sí oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi nǹkan tí wọ́n pẹ́ ní ànù ó ti pèsè dáhùn kalẹ̀ ó ti pèsè dáhùn kalẹ̀ fáwọn ànù rẹ̀ ẹ̀bá ń lọ sàárẹ́ ànẹ́bì náà tí gbogbo yín ṣe ò dáa so tí gbogbo yín ṣe ò dáa gbogbo àyè sàárẹ́ àwọn sàríà nẹ́bí tàà sí ń lọ mọ́ká àwọn Saudi yìí so ìbá àwọn náà sàríà nẹ́bí tàà lọ bẹ̀ so ìbí mọ́sálásí ló wà so gbogboro àwọn ẹni anù kan ti pèsè ìdáhùn kalẹ̀ fánù wọn so bí ò sínú mọ́sálásí gẹ̀ẹ́ wà kẹ̀mí sọ so bí ò sínú mọ́sálásí gẹ̀ẹ́ wà kẹ̀mí sọ so àtijọ́ yìí náà tàà sí ti ń sàlẹ̀ yìí fún yín pé kèése inú mọ́sálásí ló ti pilẹ̀ so ṣùgbọ́n Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló ní hikmọ̀ tó gagan tó fi mọ̀mọ̀ sí bẹ̀ dé fi wọ́n padà di ara mọ́sálásí so abẹ́yìn fẹ́ yé kí wọ́n ya pa ọ̀rọ̀ anẹ́bì ní pé ibi àtàwọn anẹ́bì Ọlọ́run Ọba bá kú sí so kí ló kọ́ rẹ̀ but àwọn ẹni ànù wọ́n ti pèsè dáhùn kalifánù wọn wọ́n ni wà tasadduqu indaha lillah kí ẹ máa ṣe sàárà níbi sàárè so ibi sàárè ní tí lọ ń ṣe sàárà so látara pé ó wò pé ah, tó ń bá ṣe sàárà mi sàárè in fún yínlá pẹ̀lẹ̀ mọ́wọ́rí àwọn so ẹlòmí tán bá fẹ́ fún ní pé kádọ̀ wọ́n ní àdúrà yìí àdúrà tó bá ti ní ìdíse tó ní ṣe pẹ̀lú ọmọ wọ́n máa ń so máa àwúrẹ̀ bẹ púpọ̀ so tó bá ní ṣe pẹ̀lú ọmọ àwọn pé ọmọ òun ọmọ òun wọ́n ní ẹwà ṣúgà ṣúgà wọn kíùbù wọ́n ní ọgbọ́dọ̀ dá ṣúgà àtàtí irun síbẹ̀ so ṣúgà kíùbù ló wà so St. Lucy àbí <laughs> so St. Lucy so ó wà 50 sàbí 1000 so ó wà ẹwà lọ síbi sàárè gbogbo bí tẹbá tí wá náà orú èdè wọn níbi sàárè lẹ́mọ̀wájú síbẹ̀ so ẹwọ̀n kẹ́ sẹ́wọ̀n kẹ́ ma anzala Allahu biha min sultan so kí ẹ̀lọ máa ṣe sàárà ń bí sàárè so ọlọ́wọ̀n bó ṣe ilé ìlú lọ́sí ṣírkù asgore ni ìtorí pé yóò lìdì sí gíní yóò lìdì sí ṣírkù akbar wani wa amma al-akbar wọ́n ní ṣùgbọ́n ẹ̀rí ṣírkùl akbar ń tẹ́ ọ fàhúwà an yasrifa al-abdu òun náà ni kó ṣe pé ẹrú o so actually in reality kíyàn ṣe sàrá fún dábà kò sí ẹ̀kọ́ tó ṣe o so táwọn yẹn bá ń condemn pé àwórèbè yìí tí wọ́n ń sọ nìyẹn oye so kíyàn ṣe sàrá fún dábà kò sí tó ṣe aslan kíyàn fún orobin ṣúgà kò sí ẹ̀kọ́ tó ṣe aslan oye so kò sí ẹ̀kọ́ tó ṣe kíyàn ṣe dáadáa sí dábà aslan so but àwọn ti ṣe kíni àwọn ti attach ìdájọ́ mọ́ so sí àwọn lè ṣe kò sí àwọn tó ṣe náà tó bá ipò ní kankan pẹ̀lú rẹ̀ so but àwọn tó fẹ́ wọ́ ọgbọ̀ ẹ́ ṣe bí nǹkan sí nǹkan tó ṣe náà tẹ́lẹ̀ àyíká ti ṣe fún wọ́ so ìgá ti ṣe fún wọ́ so bọ̀wọ̀ ilá aslan kò sí nǹkan tó mọ̀ náà rẹ̀ kò sẹ́rì fún pé ẹ má ṣe sàárà bá rèbe so ara so àwọn ni wa amma al-akbaru fa huwa an torípa àwọn èèyàn ma ń sọ generally táwọn èèyàn bá ń sọ wọn èé là wọ́n ma ń sábà sọ generally pé ah àwọn ọmọ kó ṣúgà síbẹ̀ actually kò sí tó ṣe bọ̀tọ̀ láà pé àwọn ti segin àwọn ti sọ dìjọsìn ni wọ́n sì ti specify rẹ̀ wọ́n sì sọ pé àwọn orí ìbé ló gbọ́dọ̀ lọ fún kò sí fáwọn ewúrẹ́ kòkó fáwọn ewúrẹ́ àbáwọn àgùntàn so àwọn náà nídìí oúnjẹ so but ìdí tí ni pé wọ́n ti torí pé wọ́n ní àwọn àfá láyé ànábì Suleiman láwọn wúrewé so kí nìdí torí pé ya ayyuhan namlu udkhulu masakinakum la yahtimannakum Suleiman wa junudu wa hum la yash'urun so ní pé ẹni Ọlọ́run láwọn àwúrewé so àwọn nǹkan tí wọn ní ma ń pa rẹ̀ ẹ̀dọ́ Ọlọ́run ni wọ́n ó ti tó so ẹ̀dá Ọlọ́run ni wọ́n ti tó so ẹ̀dá Ọlọ́run ni wọ́n so ṣùgbọ́n àfá ni àbí kankan à tó wáyé pé àfá bí máa ní alim tí ràwó làwó lè bí wákà àwọn tí àwọn kútùbù ní àwórèbé àbí nínú tẹ̀snífù ìwòlẹ̀ wá rí tó wí pé àwórèbé ló kọrí so wallahu musta'an so ẹ́rì wọ́n ní ẹ̀rí ṣíkùl akbar fahuwa an yasrifa al-abdu wọ́n ní oní ni pé kí ẹrú kó darí ma thabata annahu haqqun lillah in tó nílẹ̀ pé ẹ̀tọ́ t'Ọlọ́run Ọba ni li ghayrihi fẹ́lómí tó so ó pín sí méjì so abala pínpín yìí ni àwọn èèyàn sì máa ń fi wọ ìrìjá gẹn wallahi ìrìjá sì gbalẹ̀ láwùjọ wa kódà ọ̀pọ̀lọpọ̀ in tó yẹ kíyàn fèsì lára àwọn ẹni anù ìrìjá ni ìrìjá yẹn gẹn ló kó bẹ́ẹ̀ lò míì níbi súnnà tó fi padà ń kó sí àwọn nǹkan míì tí ń kó sí ìrìjá gbalẹ̀ láwùjọ wa gan àwọn ìwà mójútó bọ́n ṣe mójútó kùrújà sí takfir ah subhanallahil azim àwọn èèyàn ní ìrìjá lára ìrìjá àrùn lára àwọn èèyàn gan àwọn èèyàn sì ń pèpè sí ìrìjá wọ́n sì ń sọ ìrìjá lójoojúmọ́ ṣẹ́ni tó jẹ́ hakun lillahi àwọn nǹkan kan wà tó ṣe pé nínú àwọn nǹkan tó ṣe pé mahdu ìbádà ni wọ́n nínú àwọn nǹkan tó jẹ́ hakù tọ́lọ́wọ́n ba mahdu ìbádà ni wọ́n kí n tó pé mahdu oye so mahdu ibada ni wọn wọn ò ṣe ní ma bí ọpẹ́ eh, àníyàn rẹ̀ ò ṣe necessary so mahdu ibada làwọn ilé ibada pure ibada làwọn ilé kí lápẹẹrẹ so gẹ́gẹ́ bí kíni hmm? gẹ́gẹ́ bí sọ́lá gẹ́gẹ́ bí dídùn kan kí tún ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ́n wà tó ṣe pé lẹ́vù kan wà tó ṣe pé hakù tọ́lọ́wọ́ bá nìkan ni àwọn àmì wà tó ṣe gbótọ́ but nínú kamali ni nínú kamali ni pé make sure po ever ever nínú kamali wà ní pé ohun gan ó tún wá gbọ́dọ̀ ever ever sọ̀rọ̀ fa rẹ̀ àyàfi fún Ọlọ́run ba àwọn bá level level rẹ̀ level rẹ̀ Ọlọ́run ba nìkan ló gbọ́dọ̀ wà fún àbí purest level rẹ̀ Ọlọ́run ba nìkan ló gbọ́dọ̀ wà fún àbí lẹ́bù tó ṣe pé kò sẹ́ni kankan tó ní kápá lórí lẹ́bù yẹn àyàfi Ọlọ́run Ọba Ọlọ́run Ọba nìkan ló gbọ́dọ̀ wà fún so àwọn èyí tó wá ṣe pé àwọn ah, èèyàn lè ṣe àbí èèyàn ní hájà ọmọ èèyàn sí níbi àwọn kan yẹn ó tọ́ fún láti ṣe àmọ́ nínú kamalu tawhid nínú pé tawhid yẹn pé pátápátá ní pé ìyẹn gẹ́nà ṣe tó wá fẹ́ kí tawhid yẹn pé pátápátá òun náà ni pé òun tún gbọ́dọ̀ ṣe yẹn náà fẹ́ nìkankan àyàfi fún Ọlọ́run nìkan ṣoṣo bọ́ a sọ pé kò tọ́ asọ́gíní asọ́gíkò tọ́ lápẹ̀lẹ́sìn kọ́ṣíà tíyàn bá bẹ̀rù èyàn dé lẹ́wù pé àà ah! táwọn èyàn súnmọ́ bẹ̀rù ayé ẹmọ ayé so táwọn èyàn sí máa bẹ̀rù ayé àà ah! òun fi mo sáfáyé so àbí ah, òun fi sáfáyé ni so ayé àkámàrà gbogbo jágbàjàgbà so tó fi ma ń dẹ́rù àwọn èèyàn kọ́ṣíyà lẹ́vùn èèyàn òbọ́dọ̀ ní ìfẹ́ nìkankan àyàfi Ọlọ́run Ọba so but èèyàn wá bẹ̀rù láyọ̀ ń sì nítorí aburú tí ó wà ní òdí mọ́ṣíríkì ara àmọ́ nínú kamali náà wá ní pé kọ́làkí láyọ̀ wà níwájú rẹ̀ a sọ pé mọ́ sáà o àmọ́ kí èèyàn wá ní bẹ̀rù pé ah, Ọlọ́run Ọba nìkan náà ló lè jẹ́ kíkí ní ìpamẹ́lára Ọlọ́run Ọba nìkan nínú kamalu tawhidi nìyẹn hubbu náà tí a bá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ sí àníṣọ́ pé ó ti ṣe shirk but level kan wà tí ó dé tí hubbu ó dé tó wípé Ọlọ́run bá nìkan lélẹ̀ ìwà fún èyàn gbọ́dọ̀ sí sárúfù rẹ̀ fẹ́ni kankan àyàfọ́ Ọlọ́run bá sọ́nà ọba so àwọn level hubbu wà tó ti pé ara Ọlọ́run ọba nìkan ni hubbu yí bọ́rọ̀ wà fún bọ̀dé bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ àwà ní múṣíkà ara bọ̀ nínú kamali náà ni pé Ọlọ́run ọba nìkan ni kó nífẹ̀ẹ́ tí wọ́n kórì ìyàwó rẹ̀ ara ìfẹ́ yóò tọ́ka yóò gáìdì rẹ̀ láti nífẹ̀ẹ́ so àbí kíyàn kíyàn kílòkọ́ rẹ̀ aládùgbò ẹgbàmí táwọn tó gbajúmọ̀ Nàìjíríà so kíyàn wá sọ tí àwọn ní àgbogbo ẹni tó wá di múṣíkì ara àmọ́ lẹ́fù kan wà tó yí pé tíyàn bá ti ń di pé ah èyàn wá ń bèèrè lọ́wọ́ àwọn aládùgbò ẹlẹ́kùn ẹ lọ́mọ ẹjìn lè bímọ ẹ̀ẹ́ oye àmọ́ nínú kamalu tawhid náà ni pé gbogbo tí yíò bá bèèrè ọ̀dọ̀ Ọlọ́run Ọba nìkan náà ni kó ma ti bèèrè pé á ah, Ọlọ́run mo fẹ́ báyìí tó bá bí Ọlọ́run Ọba sọ̀rọ̀ Ọlọ́run Ọba gbọ́n tó ń sọ ni sáwọn aládùúgbò wà lè gbọ́ tó Ọlọ́run Ọba ni Ọlọ́run Ọba gbọ́ ju àwọn aládùúgbò lọ́nà Ọlọ́run ò lámí o èyí so kò túnmọ̀ pé tẹ́yàn bá ní a sọ pé kò túnmọ̀ pé tẹ́yàn bá ẹmọ̀ pé à ń dè ń sìn a sọ pé kò tọ́ àti sọ pé ẹ̀yìn kankan sí àmọ́ nínú kamali tawhidi pé kì ní yìí sẹ́ torí pé wá ní Ọlọ́run gbà àwọn ènìyàn mọ̀ pé nǹkan tí àwọn ènìyàn mọ̀ pé nǹkan tí ṣẹlẹ̀ so èyàn ò sì ní ké pé Ọlọ́run ọba kọ́ Ọlọ́run ọba kó má dà lóhùn kíyàn ní sí kọ̀yẹn pẹ̀lú Ọlọ́run ọba irọ́ ni irọ́ ni pé ó wà ké pé Ọlọ́run ọba Ọlọ́run ọba wà já ọkulẹ̀ láyé èyàn ń ké pé ará àdúgbò gan ará àdúgbò wọ́n ń sáwá báyìí ámbìlìkà sí ọlọ́wọ́ ọba bọ̀ ìwọ ni kó owó ibolo fọ́lọ́wọ́ sí so àti pé tó bá yẹ pé ìtọ́lọ́wọ́ ọba ti kádàrá pàdánwò ní fún ọ yóò jádẹ̀wò fún ọ so ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó sì ní hikima níbi gbogbo so ilé ó ṣe pàtàkì gan kíyàn so kìí ṣe gbogbo nǹkan ló gbọ́dọ̀ ní délẹ́bù kan àbí ló kí ẹ̀ tó wá sọ pé ah, ara ọ̀ tó di mùṣírikù àbí tí ó bá ti ah, kò láni ẹ̀bọ́n gbà tí ń du èyàn lọ sí òsà in lọ sí bí odò in lọ sí bí ọ̀ṣun in lọ sí gbogbo ẹ̀ ó wá ní kò láni ẹ̀bọ ara ọ̀ èyàn ànídì àníyàn rẹ̀ a nídì pé lẹ́wù ló ṣe dé ara so ilé ìwó ti dẹ́lẹ́bọ̀ so wal iyadhu so ni fa akúl ṣekú bẹ́dì sọ pé níbi alamari pé alamari pé sí hadal wa'id so kó shirkul akbar àti shirkul asgar sínú wọ́n ni ó kó shirkul akbar sínú wọ́n ni alkọ́wùl bọ̀ shirkul asgar náà fẹ́ sàlàyé báyìí alkọ́wùl awwal anna hadhihi al-aya ọ̀rọ̀ láwọ̀ kọ́ ló wà ń bẹ̀ ọ̀rọ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wọ́n ni ammatun fil mushrikin wọ́n ni ó kó gbogbo mushrikun sínú wọ́n ni fal wa'idu shamil wọ́n ni a gbogbo wọ́n ni wa'idi yẹn ó kó gbogbo ẹ̀ sínú yóò wa idahul umum wọ́n ni ìkà tó wájé ká mọ̀ pé ni ó kó ni huwa fi ta'wili an wama dakhalata alayhi fi masdar oye so an àti nǹkan tó wọlé tọ̀ so náà ni wípé kí ni inna allaha la yaghfiru ash-shirka wani taqdiruhu inna allaha la yaghfiru shirka bihi ọlọ́wọ́ bó ní foríjì ìsorogún pẹ̀lú rẹ̀ wani wa qala al-qa'ilun bi hadha al wọ́n ní àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí annahu la yalzam minhu al-khuludu fi an-nar ní pé kò necessary pé ẹni yóò wà sí gbére nù náà wọ́n ní al-qawlu thani wọ́n lọ́rọ̀ ẹ̀kejì ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì takhsisu umumi hadhihi ayati bi shirki akbar ní pé áyà yìí wá ní gbogbo wọ́n ni fala yadkhulu shirkul asgaru fil wa'id wọ́n ni shirkul asgaru wọnú ìlérí yẹn so túnmọ̀ pé ọ̀rọ̀ aláwọ̀kọ́ àwọn sọ pé wọ́n wà kíni ó kó gbogbo ẹ̀ sínú ni but kó sí kó kó shirkul asgaru kìtù sínú kò túnmọ̀ pé wọ́n ṣe kíni wọ́n ṣe gbére nínú náà but ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe kíni ó kọ́ sọ shirkul akbar eléyìí sì ní Sheikh Yahya an-Nahari nígbàtí mo kí lọ́dọ̀ wọn òun ni wọ́n sọ pé ah òun ni al-Mukhtar wọ́n ni fala yadkhulu shirkul asghar fil wa'id wọ́n ni bal huwa tahta al mashi'a wọ́n ló wà lábẹ́ bówú ọlọ́run ni so bó fẹ́ ọlọ́run abẹ́ rẹ̀ ló wà so yí tó bá wù ọlọ́run ọba ni so ní pé shirkul asghar huwa wọ́n ni wa la'allahu yastadillu li hadha al qawl pẹ̀lú haditha nabi sallallahu alaihi wasallam nabi sọ pé man halafa minkum ẹni bá ń búra láàrin yíò faqala fi halifihi ìwọ́n sọ níbi ìbúra rẹ̀ billati wal uzza ní pé ó ń búra pẹ̀lú láti al uzza falyaqul la ilaha illallah kó yà sọ gbólóhùn la illallah so actually sheikh yahya nahari

gbogbo àwọn afá ní ìjìmá sí wà lọ́dọ̀ wọn pé ṣírkùl asgọ́rù sí kíni kò ní èyàn oníṣẹ́ kùlúdù fi náàrùn mẹ́ so ìdáhùn fi sọ nìyàn so èmi náà sì máa ń rò tẹ́lẹ̀ ní pé ṣírkùl kílùkọ àti akbar ló ni ní àyà yíwọ̀ bọ̀ láti ìgbà tí mo ti gbọ́ yẹn honestly kílùkọ rẹ̀ mo so torí pé ní tó jẹ́ wà lórí so mo ká ọ̀rọ̀ Sheikh Abdul Mohsin Al-Badi kan gbà kan kìí pé yẹn kan wá sọ náà ni so àwọn náà wá wọ́n sọ̀rọ̀ lọ́bẹ̀ so àwọn èrí tán dẹ̀ kó wá fáwọn tó tí wọ́n sọ pé ó wọ yẹn ẹ̀rí ń wà convincing gan so kò jẹ́ bó ṣe jẹ́ lábára yẹn so àwọn tó wá sọ bí báyìí Sheikh Ubaydi wá mú àyà wá pé wọ́n wá mú ẹ̀rí wá pé wọ́n ní man halafa minkum ẹni bá búra nú yóò fàkọ́ọ̀lá fi halifihi ó wá sọ níbi búra rẹ̀ pé billati wal uzza so wọ́n ni falyaqul la ilaha illallah wọ́n ni fahadha fihi ishara wọ́n ni kó yá sọ la ilaha illallah kó sọ immediately fal wọ́n ni fahadha fihi isharatun wọ́n ni eléyìí tọ́ka sí ni ila anna li'annahu amarahu bi shahada torí kó pa aláṣẹ pé kó ṣe kí ni kó sọ shahada wa amma man hadatha minhu ghayru dhalik wọ́n ní ṣùgbọ́n ni tó bá yẹ pé nǹkan mí ní ó jẹyọ látàdà ọ̀rẹ̀ min alhalfi nínú búra bi ghayri Allah yàtọ̀ sí Ọlọ́run ọba wọ́n ní bil abi awil um yálà ó ń búra pẹ̀lú bàbá ni àbí pẹ̀lú ìyá wa ma ashbaha àbí ìtẹ́lómi ma ń ṣe ń gbà mí pé ó fẹ́ díyà à ìyá ah, so àbí nǹkan so tí ó fẹ́ dìde náà gẹ́gẹ́ sí ìsọ́ta àwọn sọ so ní pẹ́lú mìíràn tó fẹ́ dìde pé à ah, orí ìyá àwọn àbí actually náà Yorùbá ní importance fún gan so ẹ́rì pé táwọn Yorùbá fẹ́ búyàn náà gbogbo ẹ̀ náà so tó má tún fẹ́ sọ náà tọ́ kiri kan so wọ́n ni awil um wa ma ashba wọ́n ni fafihi wa fi awa amthalihi wọ́n ni níbi irú òbúra báyìí àtàwọn tó jọ wọ́n ni qala annabi sallallahu alaihi wasallam wọ́n ni annabi sọ pé la tahlifu bi abaikum wọ́n ni ẹ kò gbọ́dọ̀ búra àyàfi pẹ̀lú Ọlọ́run Ọba àbí fala yahlif illa billah wani wa fil hadithi al-akhar wani nínú hadithi mi Ànábì ní man halafa bi ghayri Allah ẹni bá búra pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run Ọba o faqad kafara aw ashrak ó ti ṣe kèfèrí àbí ó ti sorogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba so ó ti ṣe kèfèrí àbí so ẹ̀rí tán mú wá fún wa ń bí ó yẹ ti yé ni pé tó bá ipẹ́ tó búra pẹ̀lú látàlẹ̀ ọ̀zánì Ànábì ní kó tún ṣàhádà sọ so kó tún ṣàhádà sọ so but ẹni tó ń búra pẹ̀lú bàbá àti ìyá Ànábì sallallahu alaihi wasallam pa láti kó tún ṣàhádà sọ torí pé ẹni tó búra pẹ̀lú Lát àti Uzza torí pé ìbúra ó pín sí méjì ìbúra wà tó lè jẹ́ ṣírkù akbar ìsmísí wà tó lè jẹ́ kíni ṣírkù asgor bá àzọ́mọ̀ kíní ní tíyàn bá àvọ́mà rẹ̀ ní tíyàn bá gbéga ní gbígbéga ti jọ́sìn tíyàn bá kò nẹ́sẹ̀sì kẹ́ mọ́ jọ́sìn fún bọ̀ tíyàn bá gbéga ní gbígbéga kíni gbígbéga ti jọ́sìn so torí pé a torí pé kíní wọ́n gbéga ní gbígbéga ti jọ́sìn ìgbéga tó dé lẹ́bù gbéga àti jọ́sìn so ẹ̀hẹ́n tí ẹ̀ bá fi tó fi pé torí ẹ̀lẹ́yàn fi búra eléyìí ó jẹ́ shirkul akbar bọ̀ tó bá ṣe pé ìgbé èyàn kan torí pé kò sẹ́ni tí ó fi nǹkan kan búra àyàfi torí pé ó ṣe kíni ó gbé kíní yẹn gan ó ṣe ta'dhim kíní yẹn náà ni so irú ta'dhim wọ́n wá lè yíwá fi distinguish pé ókè èwo wá ni ó ṣe kíni èwo ló gbéyàn kó nú ẹ̀sìn oye so èyí tẹ́yàn bá yẹpẹrẹ èyàn fi èyàn fi èyàn fi búra ẹ̀ ní wẹ́n nìkan tó wá ní àwọn búra pẹ̀lú tọ̀ àbí nǹkan ara so àbí tẹ́yàn kàkún tẹ́yàn yẹpẹrẹ gẹ kí àwọn búra pẹ̀lú àtàn no so kò ní kò ní fi búra èyí táwọn èyàn bàbàrà náà wọ́n fi búra bọ̀ lẹ́fù wo ni wá ni tó bá yí pé ta'dhiman ta'budiyya ni a ó di shirkul akbaru so ìtànẹ́bì fi sọ pé ẹni tí ànẹ́bì sọ ti Láàtà àti Uzzá nìyàn bọ̀ tó bá yẹ pé mujarrad ta'dhim ni tí è ṣe ti ta'budiyya ilé yóò ní ó máa jẹ́ kíni yóò máa jẹ́ shirku asghar gẹ́bí kíyàn búra pẹ̀lú bàbáyàn ó búra pẹ̀lú ìyá rẹ̀ so ibi dáfìrí ni ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìbúra rẹ̀ gan so gun aboya gbogbo náà dandan so àwọn abatil jakajaka irọ́ wallahi irọ́ làwọn olóòsà ń pa fáwọn èèyàn irọ́ náà ń pa fún àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ olóòsà kí ah, wallahi eh, ẹni tí ń parọ́ mọ̀ fáwọn ń parọ́ honestly àníṣẹ́ tí wọ́n rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́yìn mẹ́ta yìí pẹ̀lú àwọn sufi àtàwọn ẹlẹ́bọ wàlá ó jẹ́ kí ẹmọ̀ pé àwọn èèyàn tó ń parọ́ fáwọn èèyàn mọ̀ pé àwọn parọ́ fáwọn èèyàn ẹmọ̀ wo ẹlẹ́bọ yìí wọ́n ní àwọn kan wá bá pé àwọn kan jí nǹkan kan àbí nǹkan so ẹ ti ah, hmm, wọ́n wá wọ́n wá gbé àwọn ní àwọn ọmọ ọ̀dọ̀ ló jalè pé kíní kan kìkan wọ́n wá gbá àwọn ọ̀dọ̀ wá sọ́dọ̀ rẹ̀ àbáwọn ọmọ tó wà lọ́dọ̀ ìyá wọn so wọ́n nígbà tí wọ́n gbé wọn sọ́dọ̀ rẹ̀ wọ́n ìgbà tán gbọ́rọ̀ dọ́dọ̀ rẹ̀ ó wá sọ fún wọn pé ni pé tóun bá ti ń fa àwọn kíní ni o so ni pé tóun bá ti fi ń kan wọn so ó fi kan wọn ó fi kan wọn ó wá fi kẹ̀kẹ́ náà ó so ayé ti máa ẹ̀kílòkọ́ rẹ̀ tọ́nà ọba fẹ́ mú ọ ni ó lò mọ́ ó mọ́ sàbòsí lọ but wallahi àwọn èèyàn sàbòsí lórí rẹ̀ gan ah ìbò àbòsí pọ̀ lórí rẹ̀ gan hmm. so àbòsí pọ̀ lórí rẹ̀ gan so Abul Ataya sọ pé ala inna zulma lawmu so ọwá wọ́n wá gbé lọ ìgbà tí wọ́n wá gbé lọ sọ́spítù wọ́n sàwá báyà àwọn kásà padà take care up wọ́n sàwá padà mú ẹlọ mú wà láwọ̀ yẹn so ìgbà tí wọ́n padà tún àṣírí rẹ̀ so àṣé kìí ṣe pó tí ẹ ṣògùn kẹ́kẹ́ àwọn ọmọ kan wọlé wò pé ojú eléyìí ló le jù wọ́n ló ti wá fi kẹ́míkà kan ìgbà tí wọ́n ti wọlé ó ti fi kẹ́míkà kan kọlá so kẹ́míkà tó fi kọlá ló fi ló gbọ̀nmọ́ ló ẹwù lórí ike so tí bá yí pé ọlọ́fẹ́ tó náà sí ẹ̀ ṣẹ́wọ̀n kíá sẹ́wọ̀n kẹ́ sẹ́wọ̀n kẹ́ so àwọn tí wọ́n ń pa lọ́wọ́ àwọn èèyàn wallahi wọ́n mọ̀ pé rọ́rà ń pa báyìí but ọ̀pọ̀lọpọ̀ ẹni tán ń pa lọ́fún ni o mọ̀ pé rọ́rà ń pa fún so ẹwọ bó ṣe ẹwọ bó ṣe ẹwọ àbòsí àbòsí wá pọ̀ bẹ́ẹ̀ lórí ilẹ̀ wallahi ọlọ́run wà àwọn èèyàn ni o hmm, ọlọ́run wà àwọn èèyàn ni ọlọ́run kan wà àwọn èèyàn ni àbòsí pọ̀ gan-an lórí ilẹ̀ tẹ́bá wà bó tẹ́bá wò káàkiri àwọn èèyàn sì ń ṣàbòsí fáwọn èèyàn kódà nínú àwọn nǹkan tí èèyàn fi lè máa tún fi bẹ̀lọ́n ìwọ́n náà wá jìnà ṣàbòsí kí èèyàn máa fi bẹ̀lọ́n pé ọlọ́run èmi ò ṣàbòsí àbí ìmí tí èèyàn máa ń jìnà ṣàbòsí ọlọ́run ìmá ọlọ́run so ah so tó bá jẹ́ pé ta'dhimu so ta'dhimu ta'budiyya ni pé ah èyàn gbé dé lẹ́bù pé ó gbé ga dé lẹ́bù pé ah, ó fi eh, ìtìjọ́sìn yóò jẹ́ shirkul akbar so but tí ó bá dé bẹ́ẹ̀ tí ó bá yí pé ta'zim lásán ni tí ó ma jẹ́ shirkul asghar so ní bàbá fẹ́ yọ́mí báyìí so wọ́n ni wa qala liman qala wọ́n ni bákanáà nabi sallallahu lillahi niddan o mọ́rọ̀gún papọ̀ mọ́lọ́wọ́ bá kọ́un wọ́n ni ma sha Allahu wahda in tọ́lọ̀wọ́ bá nìkan bá fẹ́ ni wọ́n ni faktafa bi zajirihi wọ́n ni anábi suffice pẹ̀lú kó anábi kan wọ́n ẹni wọ́n ni walam ya amurhu bi shahada wọ́n ni anábi ò pálá kó tún shahada sọ wọ́n ni faktafa bi zajirihi so wọ́n ni walam ya'murhu bi shahada so ó fi hàn pé kíni ó fi hàn pé shirku asgaru a ẹ̀ṣẹ̀ ni wọ́n ni wa hadha ar-ra'yu ẹ̀tún wọ́n bọ̀ Sheikh Ubaydina ẹ ma gbọ́ wọ́n ni wa hadha ar-ra'yu wọ́n ni ṣe rí opinion yìí tabayyana indi ó padà hàn lọ́dọ̀ mi fil awinatil akhira nígbẹ̀yìn gbẹ̀yìn annahu huwa al-aqrab ní kóhun ló súnmọ́ jùlọ ẹ̀rì pé èmi náà sọ pé èyàn tí ma ń rí tẹ́rẹ̀ bẹ́ but èyàn padà rí pé á ah, ọ́dà kóhun ló fẹ́ súnmọ́ jùlọ wọ́n ni wa hadha ar-ra'yu tabayyana 'indi fil āwinati al-akhīrah annahu huwa al-aqrab wallahu a'lam wọ́n wal-'ulamā' wọ́n ni àwọn muttafiquna ala wujubi taubati mina shirkil asghar wọ́n ní ẹnu wọn kò lórí jẹ́ ọ̀nà yẹn ìtúbá níbi shirkul asghar kódà kìí ṣe shirkul asghar nìkan níbi àwọn kabáyìr generally ọ̀nà yẹn ni pé kíyàn túbá kò bí kabáyìr ọ̀nà yẹn ni so ọ̀nà yẹn ni ó gbọ́dọ̀ túbá kò bẹ́ so ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ kó jẹ́wọ́ fọ́lọ́wọ́ fílẹ̀ kó má padà sí máa wọ́n ni wa annahu akbaru min al-kaba'ir ní pé shirkul asghar ó sì ju kaba'ir lọ wọ́n ni wa qad jaa an ibn mas'ud wọ́n ló ti wá látọ̀dọ̀ ibn mas'ud radiyallahu anhu pé la an ahlifa billahi kadhiban kí n búra pẹ̀lú Ọlọ́run Ọba lẹ́ni tí ń parọ́ khayrun li min ahlifa bi ghayrihi sadiqan so ó dáa fún mi ju kí n búra pẹ̀lú nǹkan lẹ́ni tí ń sọ òdodo lọ ẹ wo àwọn sàhábà so ta bá ń sọ fáwọn èèyàn pé bídá ó burú jù máa sí àlọ ibi bàyí lẹ́tì ni sẹ́wọ̀nkẹ́ sẹ́wọ̀nkẹ́ sẹ́wọ̀ fíkọ̀ àwọn sàhábà ẹ̀káwọn búra pẹ̀lú Ọlọ́run bá lẹ́ni tí parọ́ wọn ni ó parọ́ wọn ò sí láwọn parọ́ but ó yìí bẹ́ta jù kíyàn búra pẹ̀lú Ọlọ́run bá pẹ̀lú nǹkan mí lẹ́ni tí wọ́n sọ̀rọ̀ lọ so àwọn ẹ lè láyéláyé kàn bí ẹ bídá àṣẹ́sẹ̀ láyéláyé torí pé ẹni tó jẹ́ a ní the fact pé èyàn ti ẹ̀ ń ṣe nǹkan kò mọ̀ pé nǹkan ṣe òun àdánwò gẹ́gẹ́ ní fúnra rẹ̀ wallahi tẹ́ bá dẹ̀ wo bí hálà àwọn bídá àṣẹ rí nìyẹn so àwọn òtí ẹwú lè mọ̀ pé nǹkan ṣe àwọn gẹ́gẹ́ àmọ́ gbogbo ẹni tí ń ṣe lọ́wọ́ náà mọ̀ pé à sẹ́ni tó búra pẹ̀lú Ọlọ́run nígbà tí ń parọ́ so súnmọ́ kókó ń bẹ̀ tó bá kó ń bẹ̀ tán so súnmọ́ kọ́lọ̀ túbá àbí kò ní túbá ó súnmọ́ pé yóò túbá bẹ̀yìn tí ń búra pẹ̀lú nǹkan yàtọ̀ sọ́lọ̀ ọba kò rí pọ́rọ̀ǹgì ní first place náà so bó ṣe rí nìyẹn ohun ìyìnrọ̀ wá gan àwọn èèyàn ní bùkátà láti mójútó àwọn ìpìlẹ̀ súnnà gan wallahi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn ti mú nípìlẹ̀ súnnà ń gbà wọn wallahi èèyàn ní láti tún yẹ̀wò gan gẹ́gbẹ́ kò túnmọ̀ pé kò wọlé o so àmọ́ sóhun gangan ìpìlẹ̀ súnnà so wọ́n ni wa hadha huwa al-amru al-awwal wọ́n ni eléyìí ni alamadi aláwọ̀kọ́ wọ́n ni wa ma yatasha'aba minhu wọ́n ni àtàwọn nǹkan tí ó bá jẹ látara rẹ̀ wa ma yatafarra'a anhu àti àwọn nǹkan tí ó bá tó bá jẹ tuntun látara rẹ̀ náà so kí ni amru awwal yawon náà ni pé adamu magfiratullahi ashirka liman mata alayhi so wọ́n ni wọ́n kọ́ bẹ̀ẹ̀ sí sálàyé wọ́n ni al'amuru thani wọ́n ni al'amari ẹlẹ́kejì anna ashabal kaba'ir ní pé àwọn tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì tahta mashi'atillah ní pé wọ́n wà lábẹ́ in tó bá wọ Ọlọ́run wọ́n ni wa huwa an fi hadhihi al wọ́n lọ́wọ́ ní ẹ̀rí níbi masala yìí so àti kọ́kọ́ wo amúrù pé kíni ọlọ́wọ́ bó ní wo foríjì kíni shirk ṣùgbọ́n in tí ó bá tó shirk ọlọ́wọ́ bó ṣe kíni ọlọ́wọ́ bó foríjì òun ni alámà ẹ̀rẹ́ so ẹni tó bá kú lórí nǹkan so wọ́n ni so gẹ́bí zina wa àti gẹ́ bí jíjalè wa shurbil khamr àti mú mutí wa qati'ati rahmi àti gí ma gé okùn ẹbí so ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ láwọn èèyàn ò sì kakún wallahi tó sì ṣe pé kódà nínú àwọn ọ̀nà tí mi rí pé ṣe ìtọ́nù ma fi múyàn ní pé ṣe tó ní jẹ́ kó rí ẹsẹ̀ yẹn ṣe mọ̀ pé àwọn ẹsẹ̀ kan wà tó clear sí yẹn pé èèyàn ń ṣe lọ́wọ́ ni bọ̀ àwọn ẹsẹ̀ mìíràn tó ní pé èèyàn ní tètè rí lápẹẹrẹ inú àwọn ẹsẹ̀ tó rí ẹni pé èèyàn mutí èèyàn ṣe zina èyàn jalè ẹni ìhun náà mọ̀ pé àwọn ṣàìdá bọ́ àwọn ẹ̀ṣẹ̀ káwọn tó ipò máa ń pamọ́ kódà òun gan ní máa tètè rọ́ stọ̀kẹ̀ ṣètò òníwájí kò ní jẹ́ kíyàn tètè rí kò ní jẹ́ tíyàn kéka àbí yóò ti ẹ̀ blind yẹn tí yóò ti ẹ̀ wá rí sẹ́sẹ̀ gan wọ́lá yóò wá máa kó bá ìgbésí ayé so ó pọ̀ bẹ́ẹ̀ ẹwọ́rú kọ̀ tí á ti rọ́hìmì nínú àwọn so nígbà àwọn nǹkan táwọn yẹ kàkùn ní so bá kẹ́nẹ̀ kíyàn ní hekd wallahi kíyàn ní hekd sí musulmi wallahi nínú àwọn nǹkan táwọn yẹ kàkùn ara ní but yàtọ̀ sí pó jẹ́ àìsàn gan inú àwọn nǹkan tó yára rọ́stọ̀kẹ̀ so ẹlòmíì wà nǹkan wọn ma sí ọmọ òpé ààrẹ ah, bọ̀tọ̀ mú kí n wára àwọn nǹkan míwà tó ìwà pẹ̀lú rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tẹ́lẹ̀ mi kàkún wallahi nínú nǹkan tó burú yìí ni pé kíkí ṣètọ́n kọ́kọ́ dí ẹ̀ṣẹ̀ yẹn fún yẹn kí ẹ má rí ibi sẹ́sẹ̀ náà àṣetọ́n ti gẹ́ẹ̀tì yẹn o torí pé ó mọ̀ wá rán nǹkan tí ó àníyànlò àní tẹ́mọ̀ wá wò ní pé tẹ bá gbọ́rẹ̀ lómi pé àbóyí òun fẹ́ tọ́nù láìfù rẹ̀ padà ẹwà ọmọ obìnrin sọ̀rọ̀ sí pé àwọn bí náà sọ̀rọ̀ sí gan òun gan kọ́ ni pọ́lọ́rùn rẹ̀ òun gan kọ́ ni problem rẹ̀ wọ́lá nínú ẹ̀ṣẹ̀ nínú tẹ́lùmí lè mọ́ kàkún gan bóyá ọlá pẹ́lùmí gan ma ń wò òkú lórí fóònù tí àwọn fóyí òkú òpó oríṣìíríṣìí òkú òpé bóyá YouTube kama àwọn obìnrin half naked kẹ́kà ma jó bóyá lómi ò gan mọ̀ pé bí tẹ́sẹ̀ tí ṣètọ́n ti wọlé tọ̀wọ̀n first step ni pé kí ṣètọ́n kọ́kọ́ block ẹ̀ṣẹ̀ yẹn ok irú ẹni wọ́n fẹ́ túnbẹ̀ sí àrẹ pé ah, bóhun ṣe ń lò gbésí ayé pé àwọn ah, onídìí láti padà sọ́dọ̀ Ọlọ́run ìwáyí ń wò látara pé òun pé ah, àwọn nǹkan kéèkéé ṣe òun jẹ́ so ṣe tó ma ń rí kìní ẹ̀ ṣe gan pé the first ni ó kọ́kọ́ dí ojú rẹ̀ kó bí kìní ẹ̀ kò tí ẹ̀ níyẹ́ kó rí pé kìní ẹ̀ ṣe gangan ni ara mọ́ tí òun bá ti wá rí rárá mọ́ èyí wà mọ́ nọ́ọ̀sì gbogbo nǹkan kò wá ní rí yẹn nọ́ọ̀sì so ni wa uquqil walidayn wọ́n ní nínú rẹ̀ ni pé kéèyàn máa ṣe uquq àwọn òbí méjì wọ́n ní wal qadhfi so àti qadhfu wallahi wallahi àwọn ó súnfí máa ń ṣe lecture tó pé tán tó parí lecture wọ́n máa ń ṣe qadhfu mẹ́wàá ẹlòmí máa ń ṣe lecture ni máa ń ẹwọ̀n gan so nínú táwọn èèyàn bàbàrà ara ní téèyàn táwọn èèyàn kàkún ara ní pé àkọ́fù à oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó hàn pé àà kíní ni so kọ́fù lérè so wallahu al-musta'an nínú nǹkan táwọn èèyàn tẹ́m̀bẹ̀rẹ̀ ni o àwọn sálàfù sí ma ń sọ pé kọ́fù al-muhsanat kí èèyàn máa bẹnu àtẹ́lù àwọn tí àbí kíyàn tí a máa ṣe kọ́fù kan láìtọ́ so ó máa ń ba iṣẹ́ 50 years jẹ́ so kíyàn sọ àwọn rẹ̀ kíyàn sọ àwọn wallahi wallahi nínú pé àwọn èèyàn ń bá àwọn ọmọ ìyá jà wallahi wọ́n ti fẹ̀sùn kọ́fù kan àwọn ìyá mi nínú pé wọ́n ń gbógun tàwọn ọmọ ìyá pé à pé South Africa kò jẹ́ South Africa yìí náà wallahi wọ́n ti fi ẹ̀sùn kọ́fù kan ọmọ ìyá mi ah, ẹwọ́n tẹ́rbí ẹni tó bá ní tẹ́rbíyà tí èsẹ tẹ́rbíyà súnnà gẹn tẹ́rbíyà pé tẹ́rbíyà islam kò yẹ kó ṣe nǹkan yìí gẹn tọ́ àmá tọ́ kama takunu ruwa'i kama yakunu ruwa'i takunu ruwa'iyya bó ni olórí wọn náà sí rí wọ́n ni man mata ala hadhihi kabairi wa amthaliha wọ́n ni ẹni tó bá kú lórí àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn ọ̀kan tó tahta mashi'atillah ó wà lábẹ́ ẹni tó bá wọ Ọlọ́run Ọba inṣá Allahu ghafara lah tó bá wọ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ó foríjì wa adkhalahu Allahu aljanna Ọlọ́run Ọba sì fi wọ aljanna bal sayukhrijuhu minha Ọlọ́run Ọba padà yọkùn bẹ́ẹ̀ imma bi rahmatihi al-mahdha yálà látara ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ tó pọ̀ gan dúnà shafa'a láìsí ìṣìpẹ̀ so ó sì lè jẹ́ látara pé bóyá ọ̀rọ̀ ọba gan kan wo dáadáa rẹ̀ náà ni ìdí èyàn fi nídi sẹ́rí èyàn nídi àwọn iṣẹ́ tó yí pé àwọn kunuz àwọn treasures yẹn ni ó jẹ́ lálẹ́ kìyàmà iṣẹ́ tó sí tẹ́nìkan kan ma iṣẹ́ tó sí tẹ́nìkan kan wọ́n tó wọn kan pé ayé sẹ́yì lọ́dọ̀ Ọlọ́run ọba ó fi là lọ́dọ̀ Ọlọ́run ọba tó yí pé tí è kú ò ní jẹ́gẹ́lì kẹ́kẹ́ mọ̀ sí yàtọ̀ síbẹ̀ ó tún wá protect ní yà rẹ̀ ń parẹ̀ pọ̀ gan láyé sí gan tó yí pé ìmọ̀ yára sọ tó yàn sí Kọ́lá ìmí tún gbà wọ́n yẹ̀gùn nínú àwọn fi ma fi ma gbé pamọ́ hajjù rẹ̀ gbangba àbótí ẹ̀ tún ha wálà pé kí ni ó wá sí hajjù rẹ̀ nínú àwọn nǹkan tí èyàn lè fi pamọ́ ni pé àwọn treasures tí èyàn lè fi pamọ́ tí èyàn lè bá lọ́dọ̀ Ọlọ́run bẹ̀ but nínú tó pọ̀ láyé sí I met I met him today around Kinika Junction was, he was greeting me I made, I, made him know sẹ́wọ̀n <laughs> gan sẹ́wọ̀n <laughs> gan so as whereas kí ní ẹgẹ́ ìbádà ní àjùrù tún sẹ́yìn ìjọsìn nira so èyàn ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú sẹ́tẹ́lò mí òkín kàkún pé èyàn ní láti kíìpù wọn dàrkìyàmà ni wallahi ma ń bà wọn sálà fún inú jẹ́ gan kí wọ́n ti kíìpù sẹ́ pé àìsẹ́ táwọn wò pé kéèyàn wá lọ sọ́kì so gẹ́gẹ́ bó ṣe yẹ kí mùsùlùmí rí nìyẹn àwọn kunuz àwọn treasures ní èyàn ti fi pamọ́ pé ah tí má ti ẹ̀dọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn nǹkan tí ń wò pé à ah, bóyá Ọlọ́run bó fi ṣàánú mi nìyẹn torí pé wallahi èyàn kún fẹ́sẹ̀ gan èyàn kán fẹ́sẹ̀ so wallahu al-musta'an so wọ́n ni wa in 'adhabahu lam yukhalliduhu fi an-nar so àbí àbí ẹ̀ṣẹ́ tẹ́lù mí ó ṣe tó igbó yóò túnmọ̀ ara gbé à gbé òtún wá sọ kẹ́kẹ́ so ó yẹ kó sọ ara so bí iṣẹ́ bá ṣe bọ́ ṣe pamọ́ sí bẹ́ẹ̀ ló ṣe rí bí dé sí pé kẹkẹ́ǹzù ló fẹ́ kéré ìjẹ fún ọlọ́dọ̀ ọlọ́wọ́ bá so kò túnmọ̀ pé tíyàn bá tó wáyé pé opportunity tíyàn ó fi ṣe nǹkan tó wà zọ́hìrì nìyẹn a kàn sọ pé àwọn kíyàn gbìyànjú kíṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ kó tún wá dáa kó wá jẹ́ lórí àníyàn dáadáa kó wá dáa kó jẹ́ lórí àníyàn dáadáa iṣẹ́ tó mọ̀ pé ah, Ọlọ́run bó nífẹ̀ẹ́ sẹ́ ìgan iṣẹ́ tó mọ̀ pé ah, Ọlọ́run bó nífẹ̀ẹ́ irú nǹkan báyìí gan so wọ́n ní bal sayakhrijuhu minha ọlọ́wọ́ bó yọkú nú rẹ̀ imma bi rahmatihi al-mahdha yálà pẹ̀lú àánú ọlọ́wọ́ bá pọ́nbélé dúnà shafa'a yàtọ̀ sí ìsìpẹ̀ wa imma bi shafa'atin àbí pẹ̀lú ìsìpẹ̀ man huwa ahlun 'inda Allahi li shafa'ati fi ẹni tó ṣe pé ẹni tí ó tọ́ sí shafa'a lọ́dọ̀ ọlọ́wọ́ bá ni wọ́n ní wal khulasa wọ́n ní summary ni pé li yastabshira kullu muslimin so ní pé òun náà ni wípé kí gbogbo musulmi kó dúnú o wà muslim àti musulmi lóbìnrin annaman laki Allah ní pé tó bá pàdé Ọlọ́run Ọba o muwahidan lẹ́ni tí ó ń mú Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan ṣoṣo kódà ọ̀rọ̀ tí wọ́n sọ yóò títí lè máa láti Sheikh Ubaydi gangan fúnra wọn tí Sheikh Ubaydi ṣe máa ń sunkún tó so lórí pé ha ìgbà àtọ́nà ọba bá gbá wọn mú ṣé ẹwọ ẹwọ wọn nífà ẹwọ àwọn bàbá tí èèyàn rí pé àpẹẹrẹ nífà ẹwùjú tó fi ń wúra wọn ọjọ́ tí èyàn bá ti yẹ̀lẹ́ni tí ń wúra rẹ̀ lójú pé aláṣìṣe bọ̀ kò wá tó kó mọ́ wúra rẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àláàtì kó mọ́ wúra rẹ̀ bẹ́ẹ̀ láwọn àláàtì mi ó kò mọ́ wúra rẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo gbà ní kò tún wá tó kó mọ́ hàn nínú sẹ́yìn kó kàn mọ́ wúra rẹ̀ bẹ́ẹ̀ lásán sẹ́rí ẹni tó bá rí báyìí kò sí àwọn ìwà tó ma fi ròyìn àwọn sálàf yóò hàn lára rẹ̀ yóò pọ̀ lẹ́ni tí ó ma rẹ́rìn yíò kéré lẹ́ni tí ó mọ̀ rẹ́rin yíò kéré lẹ́ni tí ó mọ̀ wò pé à ah, òun dájọ́ mọ́lá kéjì lọ wallahi àwọn ìwà tó ma ń bí fún yàníyàn yóò sì bí ọ̀pọ̀lọpọ̀ ìrẹ̀lẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹkún àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ṣe táúbà fún yàn so mọ́kífù yìí lèyàn gbọ́dọ̀ ma wúra rẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọba kò wá a ní kò tó sẹ́ kò tó ṣe mọ́ problem ní pé èyàn lè rí rẹ̀ fi sí ní at a time ó gbọ́dọ̀ máa fi rẹ̀ sí ní gbogbo wà ó gbọ́dọ̀ máa fi rẹ̀ sí ní gbogbo wà pé ah mọ́kífù pé ó pọ̀ lẹ́sẹ̀ gan ó pọ̀ lẹ́sẹ̀ gan mọ́kífù pé ṣáà ní Ọlọ́run bó sì mo kí pé sí ẹ̀ṣẹ̀ tó ń ṣe ìṣẹ́ òní padà àlákà rẹ̀ báyìí ṣe tí ẹ̀bá wá ń fi ara ìsí mo kí fi yẹn gbogbo ìgbà kó tún wá hàn níbi sẹ́yìn wọ́lá yóò bí ọ̀pọ̀lọpọ̀ ìrẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ sẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run bá fún yàn yóò bí fún yẹ̀gẹ̀ wọ́n ni nígbẹ̀ni tó bá pàdé Ọlọ́run Ọba lẹ́yìn tó mú Ọlọ́run Ọba lẹ́yọ̀ kan ṣoṣo la yushriku bihi shay'an nígbẹ́ tí ó sì mú kẹka papọ̀ mọ́ Ọlọ́run Ọba anna ma'alahu ila aljanna níbi tí ó padà sẹ́rí sí aljanna ni ó bọ̀ sí ó wá jẹ́yà síwájú rẹ̀ sí ò ní jẹ́yà tọ́ ó wà lórí tọ́lọ́run Ọba ti kọ wọ́n ni wa mustafido wọ́n ló pọ̀ gan in mutawatirọ̀ tí bá ṣe pé bóyá ó jẹ́ mutawatirọ̀ gan so wọ́n ní hadith ibn mas'ud al-mutaqaddim wọ́n ní hadith ibn mas'ud láti kàsíwájú hadith pé man laqiya Allah wọ́n ní wal mawqufu minhu qawluhu wọ́n ní àti èyí tó jẹ́ mawqufu mẹ́ tó yí pé sọ̀hábà ló sọ oní gbọ́lọ̀ ibn mas'ud tó ní wa qultu ana ó ní èmi sì tún sọ pé wọ́n ní wa man mata wa huwa la yad'u lillahi niddan dakhala al-janna ìgbẹ́ni tó bá kú tilẹ̀ ní tí ò mú kankan papọ̀ mọ́ Ọlọ́run Ọba yóò wà aljanna kódà nínú hadithi sí Abu Darda ni ó tún bi annabi sallallahu alaihi wasallam pé wa in zana wa sariqa kódà tó bá ṣe zina abótú jalè annabi ni wa in zana wa sariqa kódà kó sí zina àbújalè ó tún padà sáàdì ti pé kí ní ó tún padà sí àlàyé pé kí ní tọ́ ó wà lè ṣe pé yóò wà aljanna awwalan àbí yóò wà aljanna akhiran oye so kò jẹ́bọ̀ sí jẹ́ báyìí wọ́n ni wà hadithu Jabir so ilé yóò túnmọ̀ pé èyàn encourage yàn ara kódà ó yẹ kí ẹ̀rù ma bàyàn ni ẹ̀rù ma bàyàn ni pé eh, musulmi yóò tún wá wọ́nà so wọ́n ni wà hadithu Jabir tó pé wọ musulmi ó ti ní tíkẹ́tì láti má fi wọ́nà náà aslan so kó utilize tíkẹ́tì yẹn to the best ni so tún wá jẹ́ musulmi èyàn tún wá wọ́nà pẹ̀lú àwọn àbílàrí so yóò tún wá padà jáde wọ́n ni wa hadithu jabir wọ́n ni àti hadithu jabir pé man laqiya Allah ẹni bá pàdé Ọlọ́run Ọba la yushriku bihi shay'an tí ó múrò ogun papọ̀ mọ́ Ọlọ́run Ọba dakhala aljanna yóò wà aljanna wa man laqiyahu àtẹn tó bá pàdé Ọlọ́run Ọba yushriku bihi lẹ́yìn tó múrò ogun papọ̀ mọ́ mastanbatahu nawawiyu so wọ́n ní wọ́n ṣe tààjùmù wípé kí ló dáa tó mastanbatahu nawawiyu in tí alimamu nawawi tí wọ́n yọ fi sharhihi níbi àlàyé rẹ̀ ala hadha alhadith lórí hadithi wa ma huwa fi ma'ana àtàwọn hadithi tó nírù túnmọ̀ báyìí idh qala fi kitabihi níbi tó sọ́nù tíra rẹ̀ pé alminhaj sharhu sahihi muslim ibn al-hajjaj wọ́n ní babu man mata la yushriku billahi shay'an dakhala aljanna wa man mata mushrikan dakhala an-nar wọ́n ní wa bihadha yadhhar so ni wa ma ahsana mastanbata okay inji wọ́n ní wa bihadha yadhhar wọ́n ní pẹ̀lú eléyìn ó fi hàn ó anna mu'taqada ahli sunna ní pé àkídà ahli sunna fi murtakibil ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bí min al-mu'minin nínú àwọn mu'mini huwa a'dalul ahkam òun ni ìdájọ́ tó gúnrégé jù wa ahsanuha tó sì dájú wa khayruha tó sì lọ́lá jùlọ wa ajmaluha tó sì rẹwà jùlọ li'annahu awwalan torí pé ìdájọ́ yóò mustanidun ala nususi min alkitabi wa sunna ìdájọ́ yìí gbé ara lé àwọn ẹ̀rí nínú Qur'an àti sunna ni wa thaniyan alẹ́kẹ́jì anna ahla sunna nípa àwọn onísúnnà o wasatun fi hadha albab wọ́n wà láàrin níbi abala yìí ni o wọ́n ni bayna alwa'idiyya láàrin àwọn àwọn onílérí walmurji'a àtàwọn murji'a kama sayati tafsilu dhalik ní tó ma ń gbẹ̀wọ̀n lórí ìrìjá ní pé kíyàn ma rò pé a kẹ́mì ya balẹ̀ lórí àánú Ọlọ́run ṣe pé ẹni tí ń ṣẹbọ náà wọ́n àwọn ń ṣẹbọ àwọn náà ma ń ní pé àwọn àánú Ọlọ́run ọba but asìlára ti mọ̀ pé ẹni tí ẹni tó ń ṣẹbọ náà tẹ́lẹ̀ owó tí ẹ ní kẹ̀kẹ́ tọ́nà ọbó fi wọ́ sí bọ́ mọ́ wúrò ìrìn bẹ́ẹ̀ di so wẹ́ra ṣe tó wọ́n padà fi sádánwó wọn ni kà máa sàyá tí tafsilu dhalik insha Allah ta'ala so bó sì jẹ́ nìyẹn wallahu alam wa sallallahu wa sallam wa baraka wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk na'am sai berewa ce ba sai idan subhanaka wa hamdik wa ṣe nǹkan sí ẹnu ọmọ ẹ̀yà ìṣe fún mi láti fi méjì ni tí yàn bá ṣe dáadáa fún yàn tó bá ṣe pé ọ̀nà tí ó fi jẹ́ àkílọ́kọ̀ rẹ̀ ohun gangan mọ̀ gbọ́ sí lọ́nà tí ó fi wá tún wá padà jẹ́ fìtínà fún kí ẹ má kí ẹ má sọ lọ́nà tí ó fi tóhun náà tó fi máa gbọ́ so lọ́nà tí tóhun náà tó fi máa bọ́ so bóyá látara bí kí ní ẹ ṣe wú tó lẹ́mìyàn so látara bí kí ní ẹ ṣe wú tó lẹ́mìyàn àbí yá ah, kí yàn sọ pé ah, kò sí wá rí bẹ́ẹ̀ o kódà lójọ báyìí báyìí báyìí báyìí so ẹ̀hẹ́n so so eré ìyàn Nabi sallallahu alaihi wasallam sọ pé tilka ajilu bushra al-mu'min torí pé wọ́n bí ah, but àwọn ìwà anẹ́bì náà ló but téèyàn bá táwọn èèyàn wọ́n sọ ńkọ́ anábi ní tilka ájìlò bushra al-mu'min eléyìn ni ìròyìn mu'min tó ṣe kíni tó tètè wá bá ìròyìn dáadáa àbí àwọn ìròyìn àwọn good news musulmi tó tètè wá bá láyé so tí yàn bá tó bá ṣe pé hajjá wà láfi sọ ò tó bá yí pé nǹkan tí ó padà mọ́ tún wá padà lọ́sọ́dọ̀ ti ẹ̀ náà ni so tí ó wà mọ́ best ni kí ẹ mọ́ best ni kí ẹ mọ́ sọ ọ̀yọ́ pé hajjá wà fún gẹ́gẹ́ bí nítorí pé bí kí ní ẹ̀ so gẹ́bí ó ṣe nílẹ̀ nípa nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ ilé nípa abubakar ní pé a kílùkọ̀ rẹ̀ náà wọ́n sàhábà máa ṣe rún kẹwàá ọ̀yí so but gbogbo ẹ̀ náà ó rí fábàk sẹni tó ń ṣe náà so ní pé kíyàn wọ́kì lórí ikhlasi gan alamẹ́bí ló kọ́yí lọ́rọ̀ kan lórí ikhlasi nínú madari sarikin wọ́n ní ikhlasi wọn ni àdúgbò àwọn tó ga jùlọ wọ́n ní gbogbo bàtà wọn bá ti rò pá àwọn ti gẹ́ẹ̀tì ẹ̀bá yóò sì tún wọn lọ́wọ́ so wọ́n ẹ̀nàmì eh, kan yìí sọ́nà madari salikin so ìkìláàsì nǹkan tó lágbára gẹ̀yìn ọgbẹ́ ah, gbogbo wà táwọn bá ti rò pé àwọn tún ti àwọn tún ti rí kíní ìdẹ báyìí wọ́n ni yóò sì tún túnmọ́ àwọn lọ́wọ́ àwọn òsìtún ní ma bó sì túnmọ́ so kíyàn rọmọ ìyá nìlọ lórí bí ó ṣe ní ìkìláàsì lórí àwọn kan tí ń ṣe yóò wà hàn náà pé yóò ń ṣe ní mọ́kílìs ni àbó ṣe mọ́kílìs tó ní pé wọ́n náà wọ́n ah a sì wá sí fún ọ náà sì wá wí kankan sọ ara oye so kò jẹ́ bó sì jẹ́ báyìí wallahu a'lam náà wọ́n tó zákùn náà fún kíyàn ṣe fún náà náà so ìyẹn òun ní ṣe lẹ́rí ẹni tó bá ní mọ̀kọ́ọ̀mù tàdíb lóríyàn so àbí tẹ́yàn bá ti nósìsì pé á ah, bóyá kì ní ìfẹ́ but gbogbo ẹ̀ náà níṣẹ́ kò sí tó fẹ́ wà afdọ́lù tó kíyàn tẹ́ṣe tàhárí ẹ̀kláàsì mẹ́ so ní pé wallahi nínú tẹ́tẹ́lò mi ò tún wòye sí ni pé kódà ríyà ní padà máa ṣẹlẹ̀ láàrin bàbá sọmọ gan so ní pé àwọn fẹ́ fi ṣe tàdíbò ni so ìgbà míì yóò wà padà di pé ó tún padà di lẹ́wù ríyà gan so kò rá ní fọmọ lówó ń lé wá dìta ẹgbó ló nídìí kíní come come <laughs> oye so so o lè kọ́lá lórí èyàn lórí àwọn tíyàn tó ní hakota àdìbò lórí wọn gẹ so but tó bá ṣe pe, ẹlòmíì ni bóyá bí ẹni tó jẹ́ sàáwùn àbí nǹkan the best ni pé kíyàn kíyàn sọ fẹ́ lómi kó pè kásákèsì so kíyàn sọ fẹ́ lómi kó pè sákèsì but in reality náà tíyàn bá ṣe nǹkan fún yàn kò nídìí kíyàn tíyàn máa ní pé ààbọ̀sẹ̀ ah, tó wá kíyàn kí so kò nídìí tíyàn bá ṣe fọ́lọ́hun kò nídìí ara bọ̀ tí a fi mọ̀ pé ẹni yìí òun bóyí níwà àbàjẹ́ kàtí yọ látara rẹ̀ èyàn sì wá lè sí by the end of the day that is we ládá tí ẹni wọ́n fẹ́ gbá so ládá tí ẹni wọ́n kò púpọ̀ wá tí o lè mọ̀ náà ládá tí ẹ so wallahu a'lam kò jẹ́ bó sí jẹ́ wọ́n wọ́n sọ jẹ́ àbúwà ti ṣàlàyé ní nǹkan tó pọ̀ gan ní tàbí ṣàlàyé ẹ̀ sì pẹ́ gan bẹ́ẹ̀kẹ́ tún bọ́ na barakallahu fikum سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وعليكم السلام